الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته uh, so àmbí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún ẹni kọkawa ní tẹ̀síwájú lọ lórí àlàyé tí a ń ṣe lọ lórí ọ̀rọ̀ àfáàtí wọ́n ń pè Imran Eleha so níbi ìjókòó èyí tó lọ amẹ́nubà àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú àwọn ìsọkúsọ tí àfáyẹ̀ ń sọ so a dẹ̀ ṣe àlàyé bí àwọn ọ̀rẹ́ sí jẹ́ ìsọkúsọ so tí a dẹ̀ ń play audio nǹkan tí afáyẹ ń sọ so wọ́n sọ ń bẹ̀ pé ojú ọ̀nà àwọn Ibn Baz ojú ọ̀nà Ibn Taymiyyah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú ọ̀nà yẹn wà àwọn òsí lójú ọ̀nà Jami Madkhali so a dẹ̀ mú àwọn ọ̀rọ̀ àwọn afá tó pọ̀ wá lórí pé àwọn ahlul bid'ah nínú àwọn àmì tá ma àwọn oníbid'ah òní kẹ́kọ́ máa bu ẹnu àtẹ́lú àwọn ahàlùsọ́nà kọ́dẹ̀ máa fún wọn ní àwọn orúkọ burúkú so nínú àwọn orúkọ burúkú tí wọ́n fáwọn ahàlùsọ́nà fi hadha zaman òun náà ni kama kí wọ́n ní jamiya wọ́n ní so ìdídẹ́ ni wọ́n ni wípé Sheikh Muhammad Aman Al-Jami rahimahullahu ta'ala wallahi agbafa sunna tó ṣe láti fi tú àṣírí àwọn ikhwanul muslimun so débi pé ọ̀rọ̀ wọn wá fán káàkiri gbogbo ayé wípé ẹgbẹ́ yìí o jama'atun a alal batil jama'a kani ẹgbẹ́ kani tó wà lórí batil tó wà lórí dalala tó wà lórí sina tí ó sì lójú ọ̀nà mọ́ rárára so ẹgbẹ́ yìí tó wá nìyí ó jẹ́ ẹgbẹ́ tó ṣe pé ó ń pèpè lọ síbi àwọn oríṣiríṣi aburú àwọn àfáwọn wa mọ́ ṣe fatuwa suicide bombing Sayyid Qutb eh, àwọn uh, Yusuf al-Qaradawi àwọn dọ̀là látò pọ̀ lọ́rùn àwọn ènìyàn gan akídà àwọn Khawarij rebellion against the government ìmá bú àwọn olórí lórí mímbàrí àti bí ẹbẹ̀ lọ báyìí nínú àwọn akídà àwọn Khawarij ah, ẹgbẹ́ yìí ń kọ́ okò gbogbo ẹ̀ sínú ẹgbẹ́ yìí kó àwọn Sufi sínú ẹgbẹ́ yìí kó gbogbo anybody tó bá lórí dọ̀lá okò wọn sínú ní ẹgbẹ́ Ikhwanul Muslimin so lọ́wọ́ lú àwọn àfáà ibi sheikh muhammad amin aljami rahimahullah láti fi ṣàlàyé wọn ẹdẹ̀ mọ̀ pa àwọn oníbídíà nìyí àtàwọn onífẹ́nu èyàn tó bá ti jẹ́ pé bí òun gangan ló gbajúmọ̀ jù pé mọ́ ń ṣàlàyé wọn òun náà máa hate jù nígbàtí sheikh muhammad bin abdul wahab tó dé tó bẹ̀rẹ̀ sí ní máa ṣàlàyé àwọn tán ń pe àwọn ọlọ́pàá ẹ̀sìn àwọn ọmọ sọ́yìn káàkiri ní gbogbo nǹkan ní ọdá nígbàtí wọn padà ń pè ní màdá ẹ̀yìn wàhábíyà eh, èmi ò sẹ́ ẹ̀sìn wàhábí o láti mọ̀ fún àwọn èèyàn ní impression wípé Muhammad bin Abdul Wahab òun ló ṣẹ̀ṣẹ̀ mẹ́sìn tuntun yẹwa annabi omasi madkhaliya tán sọ lé ní iná àti jamiya láti mọ̀ fún àwọn èèyàn láti mọ̀ lámọ́lẹ̀ fún àwọn èèyàn wípé annabi bin Hadi madkhali àti àfáà rẹ̀ tán Muhammad aman aljami àwọn náà hun subhanallah so in tí wọ́n sọ fáwọn èèyàn lélé yìí impression tó ti ń fún àwọn èèyàn ti pẹ́ ti pẹ́ lélé kó tó di pé wọ́n wá jáde gbangba láti máa sọ báyìí so ilé dẹ́n yìí irọ́ ni manhaj sheikh rabi' kò yàtọ̀ sí manhaj imam ahmad kò yàtọ̀ sí manhaj ibn taymiyyah kò yàtọ̀ sí manhaj ibn al-qayyim kò yàtọ̀ sí manhaj ibn qudamah kò yàtọ̀ sí manhaj hassan al-basri sufiyan al-thawri a ah, sufyan ibn uyayna abu zur'a abu razi abu hatim abu razi kò yàtọ̀ sí manhaj imam malik imam shafi'i kò yàtọ̀ sí manhaj a'imma akida aljami kò yàtọ̀ sí akida wọn tàti sọ yìí ṣẹwárí ikhwanul muslimun manhaju ti wọn tàkídà wọn gangan ló wá yàtọ̀ hassan albanna tó dá ẹgbẹ́ ikhwanul muslimun kalẹ̀ ṣe bí súfí ni súfí ni náà tó náà fi rẹlẹ̀ kódò sọ pé jama'a wọn yí o a kata ma ń sọ ní pé jama'a wọn ojú ọ̀nà táwọn gbá ojú ọ̀nà wọn súfí ni lẹ́fì ma gbọ́ pé nínú àwọn ṣìára àwọn ikhwanul muslimun oníkẹ́ ma sọ wípé ṣẹ́rí jama àwọn yí o ẹ́ dáwà salafiyya làwọn ń pèpè sí wọ́n ma sọ bẹ́ẹ̀ lótọ́ a ní pé pẹ̀lú tọ̀ríkọtún sunniya wà hakíkọtún sufiya ẹwọ̀n kama bóòlù fẹ́ da sufi pọ̀ bọ̀ nítorí pé àwọn afáyí wọ́n kọ́ àwọn ni wọ́n na wà ní wájú gbangba wájú jihad fi sabilillah a didda hadhihi aljama'a albatila so àwọn afáyí ni wọ́n dúró sí wájú ni wọ́n tò sí sáfú wájú báyìí níbi pé alẹ́yìn jama'a yìí sẹ a ní à ní jẹ́kẹ́ dìsífà wọn musulmi ma ní 19th century yìí èyí lẹ́wà ń pè sàlàfíyà ní jama'a ẹkíní sàlàfíyà 1990 subhanallah bihamdi subhanallah rẹ̀ so ẹjẹ́ ká wá tó play ọ̀rọ̀ tí àfáyí sọ síwájú kádẹ̀ ṣe àwọn tààlikọ́ ti lè ní orí náà gbangba báyìí àbí ìsọ́ta gbangba ọ̀rọ̀ ilé tí wọ́n sọ yìí àti ṣe àti sọ̀rọ̀ lé lórí ní ìjókòó yìí tó kọjá so tàdé ka àwọn ọ̀rọ̀ Ibn Taymiyyah Ibn al-Qayyim àtàwọn àfáà tí wọ́n sọ yẹn wípé a ní manhajì tẹ́yìn lẹ́wà lórí ni Ibn al-Qayyim Imam Ahmad ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni irọ́ kìkín ṣe manhaj wọn ni ìmá praise wọ àwọn àbíbù markaz kí ẹ ma sàdúwà fún àwọn àbíbù markaz tán takò ẹ̀sìn ọlọ́wọ́ bá manhaj wọn kọ́ ni ìmá praise oníkíjìpá ìmá praise oníkíjìpá manhaj wọn kọ́ yẹn manhaj wọn kọ́ ni ìmá defend àwọn ẹlẹ́gbẹ́ kalọmọ wíláwà ní fáwọn ẹlẹ́gbẹ́ manhaj àwọn àfà salaf òun kọ́ ni ma lọ síbi àsàlátù nasfat ká ma lọ síbi kama ní pé ẹ́ kama ní ẹ́ kama lọ sí bíbẹ̀ ká túnmà sàdúwà fún wa manhaj wọ́kọ́ yìí bal manhaj àwọn àfáàtà yìí sọ yíò wọn ni ma gbógun ti àwọn ahlul bid'a wal ahwa ìdẹ ma kìlọ̀ fún àwọn amatun nas ẹ́ ilédẹ̀ ni ó dẹ̀wà nínú nasiha li amatun nas manhaj tàwọn àfáà yìí àwọn àfáà léyìí ti sheikh muhammad aman aljami àti sheikh rabi bin hadi al-madkhali tàwọn lórí ẹwọ́ wọn manhajì ìmá ṣàlàyé fún àwọn amatun nas nípa wípé lágbàjá lágbàjá òní bídíà ní ẹjìnà sí ewu ẹmá súnmá náà ẹ ká tún play ọ̀rẹ́ síwájú so wọ́n sọ wípé èyí tó bẹ̀rẹ̀ 1990 kan yíò àwọn kó ń bẹ̀ àkọ́kọ́ ni wípé ta ló fi yín sí àkọ́kọ́ ni ṣẹ́rí kìní kama tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kí ń gbọ́ yìí ẹ́ wọ́n yí pé ṣẹ́rí èèyàn kí ń pèyàn ní pé lágbájá ó wà lórí súnnà àfitabára wọn kìsọ́ọ̀lù súnnà lára rẹ̀ Imam Ahmad sọ nínú kínan pé tíra sùrù súnnà èèyàn kí ń lẹ súnnà èèyàn kí ń pín súnnà gẹ́gẹ́ bí pure water fáwọn èèyàn àbí bí gúgúrú fáwọn èèyàn ìpẹ̀ alábájá wa onísúnnà ni kí ni tó fi jọ ní súnnà ó rí gbọ́n àti ìṣòkòtò rẹ ní kódà gbogbo rẹ̀ fẹ́ kọjá ìṣòkòtò rẹ̀ fẹ́ kọjá ní sùsáàk wó gbọ́n rẹ̀ sí gùn subhanallah wọ́n ní ìwò ní kọ́bẹ̀ wó kìmọ́ rẹ̀ oní súnnà ní abadan èyí ó rí àwọn súfí wallahi táwọn náà fi wọ́n wọ ní sùsáàk tí ó dé ṣòkòtò tí ó wà lókè dada báyìí ó sì fi tẹ́ṣùbá ńlá lọ́wọ́ báyìí ká ma fa tẹ́ṣùbá yẹn báyìí ó sì tẹ́mọ̀ ṣe sáwí láwọn sùfì ilẹ̀ lágbára tó ṣe káwọn tó ma ń wọ ní sùsákin ti wọn so ó ní pé salafiya ó ní manhaj gẹ́gẹ́ bí sùfíyà ṣe ní manhaj tí wọ́n rìn tẹ̀blìríyà àwọn ní manhaj tí wọ́n rìn ìkwàníyà wọ́n ní manhajjú tí wọ́n khawarij ní manhajjú tí ẹ mu'tazila ní manhajjú wọn gbogbo ẹgbẹ́ kò sí gbẹ́gbẹ́ ṣe wàgán tí wọ́n ní manhajjú wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni salafiya wa ní manhajjú gbogbo làwáṣù wọ́n kí manhajjú salafi almanhajjú salafi òun ló correct òun kí manhajjú almanhajjú salafi eh manhaj tó wà lórí kìtàbà ti sunna nabi ní pẹ̀lú agbẹ̀yàwó salafi gbogbo àwọn yòókù a manhajj tó ṣe but pẹ̀lú ojú ọ̀nà ìní àwọn Tijaniya báyìí Ahmada Tijani manhajù tí wọ́n ní ẹ àwọn Qadiriyya Abdul Qadir al-Jilani manhajù tí wọ́n ní ẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí àwọn Mu'tazila Ata bin Wasil àti Amr àwọn ń gbọ́yí gẹ́gẹ́ báwọn sàhábà sí gbọ́yí àwọn salaf lápapọ̀ náà fi rí so ló jẹ́ kíwà àwọn sheik Muhammad Amin Al-Jami àti sheik Rabi in táwọn sàlàyé fáwọn yẹn yẹn ẹ má tẹ̀lé orí Sayyid Qutb ìrorí Hassan al-Banna ìrorí Qaradawi ìrorí Zindani ní Yemen ìrorí Jifri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí nínú àwọn olùpẹ̀pẹ̀ Ikhwan Muslimun àti àwọn olùpẹ̀pẹ̀ Sufi Khawarij gbogbo ẹ̀ a ní títí Salafiyya tàwọn Salaf tàwọn Malik Ahmed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nìkẹ́ tẹ̀lé onígbàwẹ̀lẹ̀ ìdí tó tún pè wọ́n ní Salafia 1980 so fáwà ní pé àwọn yọra àwọn kó ń bẹ̀ àníta ló kọ́kọ́ fi yí sí gangan ní aslan in tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n kílèmù súnnà láwùjọ ìtẹ́fin rí bí kó àwọn èèyàn jọ díbi pé tó wákàdà wáyá yóò padà wá hàn yí pé wò sí lórí àwọn ti ma o kàn lédédé ní síbá kọkàn gbé tí a síwájú kọ wá bẹ̀rẹ̀ pé ààrin ah, alhamdulillah na ahmadu wa nasta'inuhu ẹni kankan oníjòkó síwájú ẹni bitama ti gbọ́ sàlàfíyà yìí ẹni bọ́dì oníjòkó síwájú because wọ́n ti gbọ́ yé pé inna hadha al-ilma dinun fanzuru amman ta'khuduna dinakum ìmọ̀ yìí ẹ̀sìn yín ni kó ní kálùkù yín lájú rẹ̀ lẹ̀ kó wo tí ó ti mú ẹ̀sìn rẹ̀ so but nígbà tó ṣe pé lùta wà àìmọ̀kan ti gbalẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ń kò nínú ẹ̀ṣẹ̀ ń rákòrò kò nínú tasawuf náà tún bọ́ sọ́wọ́ àwọn adánilọ́ ní ẹ̀sìn yìí à ń pèpè súnà náà pèpè sí súnà ní gbẹ̀tán tí wá rí bí gádà mọ́ nọ́mbà tó lágbára tán rí pé àwọn ẹ̀tí rí bí kó sáwọn yìí lọ́pọlọ ẹlòmí ò mọ̀ kankan tán pè ní sàlàfíyà ó kàn rí páwọn eléyìí òun ẹ̀sìn fi rùn gbẹ̀lẹ̀ ìsìn wọ́n sòkòtò àfáìmọ́ni ẹlẹ́yà ni ó mọ̀ tẹ̀lé lọ nǹkan tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ náà níbi ẹ̀ràn kò mọ̀ pé kí náà ń pè ní manhajj salafi tàbásọ fẹ́ lómi pé àlágbájá ah, kìí ṣe súnà yóò sì fẹ́ lè mọ̀ sọkún àà ah, ti pè wọ́n kèfèrí kò sẹ́nbò tó bọ̀ sọ̀rọ̀ kèfèrí because kò mọ̀ pé kíní kan wà tánkì láwọn usul àtàwọn kawaid àwọn fundamental principles tó ṣe pé ìtorí ẹ̀gẹ́nà fi ń pèyàn ní onísúnà wọ́n ó mà nígbà tó ṣe pé àwọn ẹlẹ́ha àti gbogbo àwọn tán jọ wà báyẹn kìí ṣe pé usulu súnmí iná ń ṣàlàyé fún àwọn èèyàn láti ilẹ̀ náà ìkóra ẹni sáwọn èèyàn lọ́kàn náà ní láti ilẹ̀ kákóra wa sáwọn èèyàn lọ́kàn káwọn èèyàn gba tiwa tàbá ti gba tiwa dáadáa arìbí lò wọ́n fún tafẹ́ lò wọ́n fún ní tí ó gbọ́n àfáà ìdẹ́ni lórí ẹniyẹn tí Ọlọ́run lásán lè mí ọlọ́run sọ pé ìsirádìí ó ní náà mo tún sọ èsì. fi òṣìṣẹ́ burú ẹgbọ́n. subhanallah so nǹkan tí afati wá máa pé àwọn wà lórí dọ̀lálà ní àfáìm wà nílẹ̀ ayé but wọ́n fẹ́ tẹ́kà láti pẹ́ntì dọ̀lálà yẹn gẹ́gẹ́ bí húdà láti wá pẹ́ntì húdà gẹ́gẹ́ bí àdọ̀lálà èyí tẹ́wà ń sọ yìí wípé ọlọ́nà ma ń sọ nǹkan tí ó padà lóhun ò sọ nǹkan míì má ilé ń kọ́ ìsọkúsọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ táwọn fẹ́ lò fún ìsọkúsọ ọ̀rọ̀ láwọn fẹ́ lò fún tiwọn ṣìtí ìbáyà because ọlọ́wọ́ bá wà ọlọ́wọ́ bá ń sọ tó jò dúdú tẹ́lẹ̀ yóò kọ̀dá àmọ́ sọ̀sọ́kúsọ irú ìtẹ́yìn sọ yìí ṣe so kí ọlọ́wọ́ bá ń sọ òdodo tẹ́lẹ̀ ipé ilé ìlò òdodo yóò wá dé yóò wá padà ní pé kì tún sọ òdodo mọ́ irọ́ tún ní o ṣe ànábì onífẹ́ẹ̀nú bí ti yílà ànábì ní sallallahu example kan wá tánàbì ti ṣe mú eh irú example tẹ̀lẹ̀ lé mú wá tí ó bá ti yìí ní pé nítorí bí pé ìntẹ́yìn sàlàyé bá ìtẹ́rẹ bí pé ẹti wà lórí ẹti ìgbà kan wà lórí jàmíyà rí àti madhaliya ìtẹ́fẹ́ káwọn yẹ gbọ́yé ní tààdẹ́ bí pé aslan yẹ kọ́kọ́ sí ń bẹ̀ náà ẹ̀ tẹ́ kọ́kọ́ sí lójú ọ̀nà wásálà fún tẹ́lẹ̀ náà àìmọ̀kan àwọn èèyàn ní ò jẹ́ ni manhaj ó dẹ̀ ní àkídà tí wọ́n rìn so but ẹ sáfẹ́ fáwọn impression pé ẹ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ okay

àṣejù ní àbílẹ̀ tí wọ́n tún wá sọ yìí tún wá dájú yìí lọ ṣe bá iná ṣe lo annasikh wal mansukh ṣe bá ṣe ń lò níyẹ lọ́dọ̀ àwọn àfú ní tafsir àti lọ́dọ̀ àwọn àfáàtí wọn so èmi wà kẹrọ Hudhayfa bin al-Yamani radiyallahu anhu fáwọn èèyàn Hudhayfa radiyallahu anhu ó gbajúmọ̀ lọ́dọ̀ wọn kí wọ́n ma ń sọ̀rọ̀ yìí pé àdìdọ̀lálà tó hakọ̀ dọ̀lálà ṣẹ́rí dọ̀lálà in tẹ́ ń pè ní original dọ̀lálà original dọ̀lálà ipé dọ̀lálà tó nípa tó tík tó dẹ̀ jí original and tarifa ma kúnta tó ń kẹrẹ o ní pé in tí wọ́n ma ń takò tẹ́lẹ̀ àwọn oníbídí àti wọ́n ma ń takò tẹ́lẹ̀ tó bá ní pé ẹ ma kunta tarif àbí ní ìsìn kọ́ a ma ṣe ìǹkàrù in tí wọ́n na ma ń gbà lódúdú tẹ́lẹ̀ ẹgbẹ́ wọn ò sọ̀rọ̀ pé ẹyìn ó ti padà lóhun ò sọ bẹ́ẹ̀ mọ́ àbí pé mo sì ní ìsinmọ́ ilé oún tíyìn bá ti wà lórí dọ̀lálà ó lè lóò se mọ́ lórí dọ̀lálà tíyìn justification kọ́dà pẹ̀lú nǹkan táfà yìí sílẹ̀ yìí wallahi anybody lè mọ́ lọ nasikh àti mansukh bó ṣe wù yóò kà wà lórí sàlàfíà rẹ̀ ìrìnlẹ̀ ẹ̀rẹ̀ rẹ̀ pé mo ti ránṣẹ́ súfí báyìí tẹbá ní kí ló wá change ṣe bó dòdó lélẹ̀ ṣe bọ́lọ́ náà ma ń sọ nǹkan mí tẹ́lẹ̀ yóò padà sọ nǹkan mí pé òun ò tún sọ mọ́ so kọ́lọ̀ kó sànú another point láti mú gbàtàwọn àárí tó tún wá ilé ìlò so sàlàfíà àkọ́kọ́ ó dájú ti 1990 lọ a sì pé ẹ̀yin náà gbà pé sàlàfíà 1990 yìí náà dá gbà tó bá dá kílótẹ̀ wá ń sọ pé kílótẹ̀ wá ń wọ́n against ẹ̀ kílótẹ̀ sọ fáwọn ẹ̀kan jìnà sí nígbà tẹ̀mọ̀ pé sàlàfíà 1990 yẹn dá àbí ẹ̀mọ̀ tún máa ń tẹ́ ń sọ ni pé mo wá rí tó tún wá dájú ilé ìlò tí wà ní pẹ́lẹ̀ yìí dá ńgbà tó jẹun tó dá kílótẹ̀ wà láwá pọ̀ tó bá yìí lórí ẹ̀ àdẹ́ ọ̀rọ̀ yìí gan ó ń takò àwọn ọ̀rọ̀ mí tẹ́yìnsọ níbi àwọn sílísílà àwọn sọkúsọ tẹ́yìnsọ yẹn náà ipé ẹnìkan wá pè yín ipé Imran lẹ́kṣọ́ èyàn tó ń lọ yìí wo ó di kíní kan ní tẹ́yìn sọ ṣé in tó dá náà lẹ́yìn ń sọ yín lára against ẹ̀ kí ló tẹ́ wọ́n ní problem pẹ̀lú Sheikh Muhammad Aman Al-Jami àti Sheikh Rabi bin Hadi Al-Madkhali nígbà tó ṣe pé táwọn náà ń ṣe in tó dá ní dó eléyìí kan dá ju eléyìí lọ ni so eléyìí dẹ́ ni àwọn tó wà níwájú ọtẹ́dẹ̀ ń gbọ́rọ̀ wọn bóyá látàyà àwọn yòókí ń tètè ṣiṣẹ́ dáadáa ní o bẹ́tẹ̀ lómi bá délé tó bá lọ wó dáadáa bí wà rí pé ìsọkúsọ lẹ̀ ní yínsọ so kọ́lọ̀bà kó ṣe dáadáa fẹ́nu kankan kó ṣànà wa wọ́n sí. àkíyèsí. báwa náà bá ṣe kí wọ́n pè wá sí àmọ́ kọ́ jẹ́ bíi làákàyè àtọ́gbọ́n ó dín òyìnlá àṣẹbí lè rọ́bí kábìlì yìí kímọ́tì wọ́n lè mọ òyìn sọ́tì wọ́n jẹ́ àdínní ń bílẹ̀ tí yíyá àṣánu ọmọjà pé à ń búrẹ́ ni à ń sípèlérẹ́ ni à ń yẹ̀yà rẹ ni bí gbàtà fẹ́ já ni bọ́ gbogbo yìí wọn ìsinú ọmọ ní àjọ sálàf. tọ afáàní sọ wípé a máa bá gbogbo àálùsùn náà ṣe ibi tó má dẹ̀ ti ṣe àṣejù ẹ̀ tó má ti ṣe mistake àpò wọn sákèsí wọ́n fọ́lọ́n bẹ̀yìn ṣe àwọn sálàfí 1990 ìtumọ̀ nípa wọn sínú alùsúnà nìyẹn o nítorí ẹ̀ bá wọn sálàfí 1990 ṣe kódà wọn lè ń tàbá wọ́rọ̀ wọn ní in the same clip ẹ̀yin sọ wípé ẹ̀yin dàpọ̀ gbà àwọn ẹgbẹ́ tẹ̀ ń bá ṣe gan tàdọ́ múnú tààwúnú gbogbo ayẹ́lẹ̀ lóní dé tìjọ táwọn dáwọn ni mọ̀ assist àwọn tó dáwọn lẹ̀ do táwọn náà jẹ́ sọ branchi Ikhwanul Muslimun tó nẹ́dẹ̀ lẹni tó dálẹ̀ Hassan al-Banna eh so ní ìsinmi àìwá ní gbogbo so ok ṣe àwọn Salafi báyìí aṣekẹ́yìn ti gbà pé wọn ò kí ń ṣe Ahlus Sunnah àbí nítorí ẹni pé gbogbo Ahlus Sunnah láì máa bá ṣe ẹ̀ sí wá bá wọn Salafi ṣe ẹ̀rọ ní pé èyí tó bá ṣàṣìṣe o a ẹ̀rí pé

ẹ̀yin sì fẹ́ já wọn tó wà lórí òdòdógún àbí kí ni túnmọ̀ mọ́díkà dítẹ́ ń sọ ṣe ládàbílẹ̀ yìí fi ń kọ̀rẹ́kì yẹn ẹn Muhammadu Amanu ọmọ Aljami Rabiu al-Madkhali bẹ́sẹ̀ sọ́nà kọ́ ni hikmada ní ìtẹ́yìn ló yìí bẹ̀ ṣe but tí kan nínú àwọn ahàlùsúnna tó bá wá mú àwọn tó ṣe pé àwọn lẹ́tọ̀ọ́ sí nínú manhaj àwọn salaf wọ́n lẹ́tọ̀ọ́ sí kéèyàn sọ̀rọ̀ nípa wọn kéèyàn dẹ̀ sọ̀rọ̀ ìlara pa wọn kódà kí yẹn lú àwọn alfáàdì tó lé kí yẹn lú against wọn tí yẹn bá wá lú yóò wà di wípé ẹyẹmọ̀ yóò ní ládàbí ní ìsinmá yíwá ní ò the same thing ten accuse àwọn èèyàn fún rẹ̀ iná ti wá ń kó sí báyìí ọ̀rọ̀ mọ́tí níbi dá ihe fẹ́nzẹ̀lẹ̀t ẹ̀yìn accuse èèyàn of kìíní kẹ̀yìn dẹ̀ ti kó sí ẹ̀yìn accuse àwọn èèyàn pẹ̀lú kìíní kan ẹ̀yìn dẹ̀ ti kó sí so kò sí bí ó ṣe fẹ́ ṣe àìṣedédé tí ìbá ń ṣe wípé kìíní ò padà jálúyẹ̀ lórí kò sí bí ó ṣe fẹ́ ṣe kò sí bí ó ṣe ní jẹ́ lóyìn lórí so a ń bí ọlọ́ọ̀bá kó sànúwà so èyàn tó bá jẹ́ nílàákàyì tó bá jẹ́ ni tó nílàákàyì tó rí rẹ́dẹ̀ pé dáadáa hmm? àwọn kí ní yíò kò ní jẹ́ tí ó sòkùn kò fún láti gbóyé ike àfá yìí kan fìlàákàyà àwọn èèyàn ṣeré lásán ni wọ́n kan ni ìwọ́n salafia 1990 ṣe yẹn ìfìyàn ìjáyẹ̀bọ́kọ́ yẹn bó ṣe ń pè salafia 1990 ṣe òun rèézi wọn ni so òun fẹ́nu gbé wọn ga fáwọn yẹn pé à ah, ẹni rẹ ni wọ́n o àbú òun fẹ́nu tẹ́mbẹ́lẹ̀ wọn òun fẹ́nu yẹpẹrẹ wọn òun fẹ́nu já wọn bọ́ subhanallah so ló fi jẹ́ pé àfàmọ́ sọ wípé ṣẹ́rí èyàn tí ò bá ti lè dìfẹ́ndì òdodo tí ò bá lè sọ òdodo wàláhì kò sí bí ó ṣe ní dìfẹ́ndì bátìl kò sí bó ṣe fẹ́ ṣe kó strive kó gbìyànjú wíkàdàmà dìfẹ́ndì bátìl èyàn tí ó ṣe tán láti dúó dédé lórí manhaj àwọn salaf that tashaddud líle tí salafiyya ní ká lù against àwọn ahlul bid'ah kò ní padà lù against àwọn ahlul bid'ah ma àwọn tó jẹ́ àwọn salafiyyun ní ó padà wá lù against àbíọ́lọ́bà kó fi ẹsẹ̀ ní kọkànwà nílẹ̀ sórí ìdòdó so ibi ni a fi mọ̀ inṣáàlá fún tè ní nípa àwọn ìsọkúsọ tí a fáyé sọ so àwọn èyí tó bá tún ní bùkátà sí kíyàn tó tẹ̀yìn mẹ́lẹ́sì kíyàn ṣe àlàyé dáadáa lẹ́kùn rẹ̀ so èyàn á tún tẹ̀síwájú inṣáàlá láti máa ṣe àlàyé rẹ̀ so hadha wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa subhanaka wa bihamdika wa ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh